الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوك فهم الله سبحانه وتعالى أترى عليك كاتب فهم النبي محمد صلى الله عليه وسلم a ti bẹ̀rẹ̀ ní ọ̀nà inshallah um, lórí ìṣàlàyé nípa hukumu uh, al-iqama wal-adhan àbíká ní àwọn ìdájọ́ tó wà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ iqama ká ṣe iqama ká gbé òǹdó àti adhan ká al-adhan ní ká pẹ̀rù al-istiqama ká gbé àwọn al-iqama ká gbé òǹdó hadith èyí tá múlé ní inṣáàlá amákàtúlò bẹ̀yẹn wọ́n ń sàlàyé bí pé wala ba'sa bi isti'mal rafi'i as-sawti fil adhan wa khutbati al-jumu'a wal iidayn wa nahwi dhalika liyahsula bihi isma'u al-adhan fi masafatin ba'ida wa laysa hadha min al-bida so eléyìí nǹkan tí a ṣàlàyé tẹ́lẹ̀ náà pé ìkí ẹmọ lọ rọ́fẹ́rì south gẹ́gẹ́ bí microphone lélẹ̀ tí yẹn lọ àbí bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn akẹta ṣe pé yóò rí inú wà nashiri a south léyìí tí ó máa fọ́nwọn káàkiri ilé ìkò sí nínú àwọn àdádálẹ̀ because wasila tun mọ̀rílẹ̀ nìkan ni wasila lásán ni tó kan wasila tó tẹ̀blígì ni kìkín ṣe ha so ilé ìkò sínú albida because bá ń sọ fẹ́ lómi pé kí ni reason tẹ̀bí ń ṣe maulid àbí tẹ̀bí ń ṣe báibẹ̀ nínú àwọn àdádálẹ̀ òun náà ma jẹ́ pé bẹ́ẹ̀ náà lo microphone inú masjid tó bá là ń lo microphone inú masjid bí ìgbà tó bá ń sọ pé kí ló tà ń ha ìntà ń sọ ọ̀tọ̀ in tí so almuhim oní pé bí ẹ̀sì jẹ́ ní hadithi tó kà ní an abdullah bin zaidin bin abdi rabbihi radiyallahu anhu qala tawafa bi wa ana na'imun rajulun faqala taqulu allahu akbar allahu akbar فذكر الأذان بتربيع التكبير بغير ترجيع والإقامة فرادا إلا قد قامت الصلاة قال فلما أصبحت أتيت رسول الله صلى الله عليه وسلم فقال إنها لرؤيا حق الحديث أخرجه أحمد وأبو داود وصححه الترمذي وابن خزيمة والحديث قد صححه الإمام الألباني رحمه الله تعالى وزاد أحمد إلا أن هذه الزيادة منقطعة وزاد أحمد في آخر قصة قول بلال رضي الله عنه في أذان الفجر الصلاة خير من النوم منقطع وفي سنده انقطاع لأن ابن إسحاق قال وذكر محمد بن مسلم الزهري فهو لم يسمع منه ثم يتكرني آه، ولابن خزيمة عن أنس رضي الله عنه قال من السنة إذا قال المؤذن في الفجر حي على الفلاح قال الصلاة خير من النوم والحديث صحيح اللي تفبوه ولين يونني حديث عبد الله بن زيد بن عبد ربه عبد الله بن زيد بن عبد ربه قال قبوا يونس ومني توفى بي وأنا نائم أني كان ركن كامل وأنا نائم أي وحالي أني نائم حال مني jumla yẹn jumlatun haliya ni oye bá yà rí so halu níbẹ̀ ni wípé mo wà náà im i'tiradiyya sí níbẹ̀ jumlatun i'tiradiyya la mahalla laha min al-i'rab talótọ́fà rajulun faqala ìdí ni wípé ló fáwà ọmọ kí ìdí tó ma fi ń pè ní tó ma fi ń jumla ní i'tiradiyya ni pé ata bayna shay'ayni mutalazimayni ó wá láàrin nǹkan méjì tó sì pé ó yẹ kí wọ́n tẹ̀lera wọn in reality ó yẹ kó jẹ́ tọ́ọ̀fà rọ́jù lónìí bí wà ánàlẹ́ wà ìtún wà láàkín ó ti wá wá láàrin nǹkan méjì tó yẹ kó wọn pé tọ́ọ̀fà bí wà ánàlẹ́ imún rọ́jù ó wá jẹ́ ìrìtẹ̀rọ̀díyà kí náà ń gbé kíní ó sàn bẹ́ẹ̀ sí mọ́ sán ìbú fẹ́ lè díẹ̀ so alìmọ̀rí ìwò ni pé ọkùnrin kan olówó tọ́fà pẹ̀lú àmú ojú oòrùn ló wà tẹ̀kùl fàkọ́ọ̀lá tẹ̀kùl ó wá ń sọ fún pé ẹ ma sọ pé allahu akbar allahu akbar fàzákarul adhana bí tẹ̀rù bí yà ó wá dákọ̀ adhana بتربيع التكبير بل الله أكبر إيمان لصو بغير ترجيع لا يربيت والإقامة فرادا أما إقامة واسوني أيقوكا أيقوكا أيقوكا إلا قد قامت الصلاة أي في قد قامت الصلاة فلما أصبحت أتيت رسول الله صلى الله عليه وسلم بات مواجم على بعض سيلون وبا واني إنها لرؤيا حق ìrìnà tó rí in tó rí yíò alákọlá yíò orúbíyà òdodo ni annabi ló ṣe kíni ló fi fìrìnlẹ̀ fún náà nínú àwọn kata lè mú nínú hadithi ma yí min nínú hadith sheik abdullah al ẹjọ́ ẹjọ́wà wọn àǹfàní tó mú àǹfàní hadithi àkọ́kọ́ ni pé istishabu nabi sallallahu alaihi wasallam ashabahu bi wasilatin يعلمون بها أو يعلمون بها دخول وقت الصلاة المفروضة فتفرقوا قبل أن يصلوا إلى حل ونبي النبي صلى الله عليه وسلم ó bá wọn sàhábà sọ̀rọ̀ ọjọ́ kan pẹ̀lú pé wàsílà wo lèyàn máa lò láti máa fi pe àwọn èèyàn wá fún ìran rẹ̀ oníkálùkù wá fánká oníkálùkù padà lọ láì rí solution kankan sí i نينو يعني كي راى عبد الله بن زيد بن عبد ربه في منامه رجلا يحمل ناقوسا ونيكو عبد الله بن زيد افا عبد الله بن زيد هو يقول له جو اوكو كان تو بيبي آه، عبد بدن فقال اتبيع الناقوس سيناقوس سولوني فقال الهات فقال الهات انت بقى بي وما تصنع به أتبيع الناقوس سينتا الناقوس من سينتا أقول فقال الهاتف أن تنقل ويوانسك وما تصنع كلا قال ندعي به إلى الصلاة كما في يوم قال أفلا أدلك على ما هو خير سيكما سيكن جوي تدافع تتداجل لفو قال بلى ونبيني قال تقول الله أكبر الله أكبر من الآخ إلى آخر الأذان فأخبر به النبي صلى الله عليه وسلم قال إنها لرؤيا حق وأمر, وأمر بالعمل بها so anabi wa nípa òdodo lẹ́ni yìí rí kí yíò maṣe kíni ká maṣe ṣẹ́tọ̀ almuhim o ní pé tàbáníkàwò ilé kò lè sí ẹ̀rí ń bẹ fún àwọn tí wọ́n sọ̀rọ̀ nípa ibi kíyàn ma mú ẹ̀sìn yẹn láti bí abí ojú àlá àwòṣe ìhùn náà wà dáàlìkì àmọ́ tó wà bí náà ni wípé ah, nígbàtí àwọn tí wọ́n rí nǹkan ilójú àlá tí wọ́n rí tán min bábi kó sì wánú sharia annabi sallallahu alaihi wasallam ó wà authenticate because yóò bá sí bẹ̀ ni annabi sallallahu alaihi wasallam kò ní buwọ́lù nínú ẹni pé dallal hadithu ala mashru'iyyati al-adhani li du'a'i al-gha'ibina ila as-salah fil masajid a ṣe pé hadithi ń tọ́ka lórí pé ó wá ó ti wánú sharia ká máa pèrún láti fi pé àwọn tọ́nà wọ́n jìn ká gbọ́ pé àsìkò wọn ti tó ẹ̀mọ̀ bọ̀ wá sílé ọlọ́run ọba láti wá jọ́sìn fún ọlọ́run ọba náà nínú àwọn nǹkan ìtàtúnlé ìta mú bẹ̀ ní wípé mashru'iyyatu shafi'i fil adhan bi an ya'tiya bi jumlatin mathna aw ruba'a bi katakbir fi awwalihi wa yakunu bi khamsa asharata jumla kulluha mashfu'a illa al-jumlatu al-akhirah fa hadha adhan abdullah bin zayd al-mukhtar wọ́n nílò ẹni pé kí ẹ máa ṣe àṣáfúrò fi àdán kí ẹ máa rìpítì àdán lẹ́ẹ̀mejì Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar a oní pé kí ẹ máa jùmlà wá ní méjì méjì àbí mẹ́rin mẹ́rin bí Allahu akbar ẹ máa méjì méjì àbí mẹ́rin mẹ́rin láti bẹ̀rẹ̀ a ṣe pé yóò wà jẹ́ bí 12 jùmlà báhùn gbogbo ẹ̀ méjì méjì àyàfi jùmlà gbẹ̀yìn a la ilaha illallah aha so eléyìí ni أذان عبد الله بن زيد المختار نينو يعني مشروعية إفراد الإقامة إلا التكبير في أولها وباشر يا مخاسكيني كاكا إقامة لقوكا أيا في التكبير ني أتبغير الله أكبر الله أكبر يوكو أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله إلى آخره ولكن جمهور العلماء على أن التكبير في أولها مبرتان أما قرنا وفاق التكبير لا تبغير مجين نينو يعني الافضل ترك التمجيع الذي هو الاتيان بالشهاده بصوت منخفض ثم اعادتهما بصوت عالي نينو يعني الافضل نكيه في التمجيع قال التمجيع يعني عفوا انا كما شيء متي شيء متي كده التمجيع يعني كيا كيا الله اكبر الله اكبر اشهد لا الله اكبر الله اكبر اشهد لا اله الا الله اه كنا نبين آه، أشهد أن لا إله إلا الله كي يقول كون سوق بلو صوت منخفض بلو تولو لك أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله كي يسوى عجبي بلو تجادي أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله إلي نكني أتكجي استلاه نبي سو موني أفضل تون تكوى جائز كي يسوى نينو أن استحباب أن يقول المؤذن في صلاة الصبح بعد حي على الصلاة الصلاة خير من النوم موتين يتوى نكني بيهون سوى نبي tí olùkòrò bá ti ní kínàgbé hayya ala as-salah hayya ala al-falah kí lẹ́yìn sọ èyí ò ní pé as-salatu khayrun min an-nawm níbi ọmọ subhi ni yẹnjẹ nínú ẹni munasabatu hadhihi al-jumla li hadha al-waqt li anna an-nasa ghaliban fi manamihim fayahtajuna ila hadha at-tadhkir ẹgbẹ́ ọ̀rọ̀ táǹsọ̀ yóò mọ̀ bá táìmù yẹn mú because táìmù subhi àwọn yóò mọ̀ sọ lọ́wọ́ so tó bá tún gbọ́ as-salatu khayrun min an-nawm yóò jẹ́ kí ẹ tètè jìdí pa ìtumẹ̀ ní pé ìrun olórí ju ohun tó ń sún yẹn wọ́n ní alhikma fi takriri al wa ifradi al kí ni hikma tó wà ní pé ká máa ripiti adhan tẹ bọ̀ ká máa ṣe iqama lẹ́kọ̀ọ́kan òun ni pé annal adhan li i'lam al-ghaibin ẹ̀rì pé ìrun pípé afẹ́ fi ṣe ìlànà àwọn tí wọ́n ò sí tòsí ni fahtija ila takriri òun wá ní bùkátà sí ká ripiti ورفع الصوت كبيون سوكي كل أكبر وان يكون على مرتفع كوس جاكي بتاتك بيوم بيتيو غاني كوكو ني كوكو ني باسي كوري بخلاف الاقامه يا تسي اقامه فانها لاعلام الحاضرين او تو انتو سلاته جوف او تو المسلاسين انتو قولي واني كما في مايكروفون مسلاسي كيم وانما كبرت قد قامت الصلاه لانها مقصود الاقامه واما ان انا قال قد قامت الصلاه قد قامت الصلاه ìdí ni pé kí náà ń gbé mọ̀ksúdù náà nù àdíṣẹ́ kàtàlì kọ̀dùkọ́mọ̀ ti sọ́lá kọ̀dùkọ́mọ̀ ti sọ́lá ẹ̀dìdẹ̀ ìdí fún ẹ̀dìdẹ̀ fún ìrun so ọni ọmọrọ̀ ibn al-malakin wa wípé àwọn àfúò ní mímọ̀ sálàyé hikmat ń bẹ níbi adhan wọn ni ọmọ mẹ́rin wa nínú ẹni ìdháru sha'air islam afẹ́fihàn àwọn àmì islam nínú ẹni kalimatu tawhid àwọn gbólóhùn tawhid nínú ẹni al-i'lam bi dukhuli waqti salah wa makani oníká jẹ́ òyàwó yẹ̀ pé àsìkò ohun ti wọlé o and then ọlá kínáǹkì ipò tí mẹ́ fún òsìn nínú ẹni àdùá ila al-jama'a káàkiri àwọn èèyàn lọ síbi ọ̀rọ̀ jama'a wọ́n ní pé nínú ẹni pé zakara maddul hamzati fi ashhadu li yakhruja ila al-istifham ya pé ashhadu <laughs> nígbà tó bá ń ṣe istifham ṣe rí gbàtí ibi ẹjọ́ ní pé àásọ́látù ṣubú àásùbùhù àgbà ṣe ṣubù ti di mẹ́rin àṣàhádú ṣe ń jẹ́rì ni a so èyí wọ́dọ̀ fa ó ti ẹ̀pọ̀ mítà ẹ̀tẹ̀ mọ́ sí ẹ̀ mẹ́rin àwọn list bí ẹ̀rí ká list ẹ̀tàn káà ṣe ma list àwọn títí ìjọ àátà ti sọ́rọ̀ jù sí ọlọ́run látẹ́rin ọlọ́run sálọ nínú ẹni maddul ba'i fi akbar Allahu akbar amọ́gbọ́rin náà bí Allahu akbar bó mọ́dí se débi báyẹn fayanqalibul mana ila jam'i kabar wa so kabar akbar Allahu akbar ọlọ́run ní àwọn ìlú ah. eh, tí ẹ̀yìn tó ń sọ̀nà ọlọ́run ní àwọn ìlú ìlú tá máa ń lù gbogbogbò ọlọ́run ní jẹ́bẹ̀ so wọ́n tó bá ń pè ìpẹ̀kúpẹ̀ so lẹ́yìn pàwọn mistake ọ̀tọ̀ bá àwọn ẹmọ̀ṣẹ́ láwùjọ yìí àìmọ̀kan kò sí táìmọ̀ kí n sọ yẹn dá àìmọ̀kan máa padà ń dé lẹ́fùkẹ́ èyí padà wá di onímímọ̀ níbi àìmọ̀kan ah. ẹnkẹ́ máa ń dibẹ̀ ó di alimun fil because ó padà máa rí àìmọ̀ kan nímọ̀ ó wà mọ́ tó ṣe fáhúrú pẹ̀lú rẹ̀ ìwé ní ìṣẹ̀lẹ̀ níbi tàà àti àti bára rẹ̀ gbogbo ní ìlú ayé tálọ́mọ́ kí ó tó ṣẹ̀yẹ̀ sí ìlàwájá sí ìlàwájá inú wákàfátíà tàgbọ́ wákàfátíà ìkàkùkà gbá ní ó mọ̀kà gbogbo ayé láfíwọ́sọ̀kọ́ ẹ̀yẹ tí ọkọ̀ tó rígun mẹ́rin ibi tí ọkọ̀ tán àmọ́ àdúgbò nìkan láti mọ́ta ẹ̀sùn mọ̀ ní àfà gbogbo ilé ayé ìwé ilé náà mọ̀ kọ́ṣẹ̀ pé ta ní bí ń báàzì àwọn àfà yíwá nù ebi Nàìjíríà lọ tó ti dákọ̀ bí báyìí sẹ́lẹ̀ mọ́dá kàfà ti ń Saudi kí ni ó fòkọ̀ yẹ̀ sí kí lẹ́fẹ́ fi ṣe kọ́kọ̀ mímọ̀ kan wá dínà kan ní àfà kan bẹ̀ ní Nàìjíríà kí lẹ́fẹ́ fòkọ̀ rẹ̀ sí so Allahu akbar tayemọ̀ sọ yẹ ìsọkúsọ alwaqfu ala ilah wa yabtadi illa Allah la ilaha illallah alùkọ́tòrò kí ẹ̀ṣẹ̀ kọ́tòrò bẹ̀ ó léwu kúdẹ̀ yìí lè dẹ́lẹ́bọ àfágbà pé tó bá kú lórí la ilaha anta mushrikun limadha li'annahu nafiyu wujudil ilah aw li ilahiyya bí kò sí tán pè ní ilah wallahu ilah ay ma'lum so bọ̀ ó nínú ẹni idgọ́mù dali fi wara min muhammadin rasulullah kí ẹ ṣe dali dáàsì rọ́ ashhadu anna muhammadar rọ́ muhammadar rasulullah ili mistake lónà nínú ẹni allah yantiqu bilha min as-salah fa fayaqu du'a ila an-nar so ayya ala salah inna náà pè mú ń pè lọ sínú náà wọ́n ayya ala salah salah sígbà tí ìbá ń pípẹ̀ lọ sínú náà ni ayé ala sọ́lá sọ́lá <laughs> so nínú ẹni alwukuf ala akhiri kalima alkalima bi haraka kí a madún gbẹ̀yìn kalima pẹ̀lú haraka ayé ala sọ́lát <laughs> ayé ala sọ́lát so èyàn mandú ní bẹ̀ẹ̀ sí mandú aha ìsọ́kọ́ lè mandú so nínú ìtàrí mọ̀ sí ibi ni pé ashhadu anna muhammadan mo ń jẹ́ pé gbogbo wa o muhammadu ni wá ẹ̀mí lọ wa muhammadu gbogbo ń jẹ́ pé gbogbo wa o muhammadu ni wá òjíṣẹ́ ọlọ́run sí ní gbogbo wa kí ló dé ashhadu anna kódò láwọn mí tẹ́ mọ̀ gbọ́nù gbogbo tẹ́ bá ń pè mí èmi ti gbọ́ àwọn ìkẹrẹ pé ẹ̀ ní gbọ́ ara fún mi ní òwúfin ìjà yíya bí ẹ̀tí rántí bẹ̀rẹ̀ ẹ̀ nígbọ̀ kẹ̀kẹ̀ kẹ̀kẹ̀kẹ̀ ẹ̀ nígbàrà sí kẹ̀kẹ̀ ni ah, ah, ah, tani ń lù tani ẹ̀dà mazlumu kan mẹ́bẹ̀ ohun wọ́n sọ́rọ̀ akhaka zaliman aw mazluman wọ́n ti lù ọmọ yàwá ẹ̀rùkà wọ́n pè mú nífà akbar Allahu akbar gbogbo ìwọ̀n pípẹ̀ tí ò sí ṣẹ̀ríà stanford ẹ̀rùn ìyàmọ̀ pé in tó fà ní pé àwọn èèyàn ṣe ẹ̀sìn láìkọ́ àmọ́ wọn ò ṣe carpentry láìkọ́ wọn ò ṣe bricklaying láìkọ́ wọn ò ṣe weather láìkọ́ ẹ́ gbogbo tá ń ṣe wọn ò dé dédé máa ṣe doctor láìkọ́ gbogbo ẹ̀ wọ́n kọ́ bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́ wọn ò máa ṣe engineering wọn ò máa ṣe nepa kan máa tọ́ ọbọ̀ tí wọ́n a sì rẹ̀ sí ọlọ́ba àwárí fún kìí kékeré sẹ́rẹ́ lórí láti kékeré bákan sí mẹ́sí ládùgbò wọn bẹ́rù lóṣù mẹ́sí ẹkà ọmọ kéèkéèmì ọmọ kéèkéèmì ti dàgbò wọ́n náà sí pé mí àwọn agbó ni ọmọ kéèkéèmì Allahu Akbar Allahu Akbar wọ́n mẹ́ kéèrè lọ́mọ ọmọdún mẹ́lọ ni ọ ìtì fẹ́ se ń se láwùjọ wọn nù kìí sí pé ń tọ́mọ ń kọ́ ẹwà àbòsí o gbogbo nǹkan mi ẹwà ní kọmọ lẹ́nu kọ́sẹ́ mọ́ lọ bí mẹ́kánìkì ó lè lu ọdún mẹ́rin yóò kọ́kọ́ ra ẹ̀wà ẹ̀wà náà kọ́kọ́ máa káàkiri náà yóò kọ́ ra yóò fọdún mẹ́rin náà yóò sọ abẹ́rẹ̀ sẹ́ lẹ́yìn ọdún mẹ́rin tó bá ti rẹwà ìmí ìgbà fọdún mẹ́jọ rẹwà mú spanner wà mú kí ní mẹ́wà wọ́n ni bí kó lè bà mọ́sẹ́ ni àmọ́ òun jẹ̀ fún nídìí kókọ́ bọ́sẹ̀ ti láwùjọ wọn náà ni agidi ó sì tún wá bá tàwọn yẹn jẹ́ tẹnubá lọ́mọ̀ kọ́sẹ́ tí bá ń kọ́sẹ́ tí ó jẹ́ orispana ẹ̀tún bẹ́ẹ̀ fún blálà kí ní àmìnìká àmọ́ ẹ̀sìn o kò sí àìmọ̀kan ní ògbèdàgbà o yóò tún wá máa sàgídí lórí àìmọ̀kan ẹ̀tún àmọ́jọ́ ìpà àfà bẹ́yìn sí kọ́yìn dẹ́rẹ̀ dẹ́rẹ̀ dẹ́rẹ̀ olódò antajahil tẹ bá fi sáyẹ̀ rẹ̀ pé antajahil ó yóò àmàbínú tẹ bá fi sáyẹ̀ pé àfà aláìmọ̀kan ní ibi masala ẹ̀ mọ̀kíní náà ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ní kí ni sẹ́ẹ̀mọ́ ni àṣẹ́ẹ̀mọ́ ni ìkí á nìbínú sí so almuhim ni pé ẹwọ ohun táwọn kí náà ẹlòmí ọmọ kí ọmọ inú sì mọ́ ohun yìí tàà yíwọ̀n wo lẹ́nu yìí kí báyìí náà ẹ̀sì kọ̀kọ́ kọ ví báyìí ẹ̀sẹ̀ ló bẹ̀ẹ̀ lè kọ ó fẹ́ lè fàyà báyìí ẹlòmí òdólóyìn báyìí gbogbo globe mọ́sálásí yọ́ka gbogbo sílì mọ́sálásí yọ́ka ló mọ̀ báyìí ló mọ̀ bùkà kí báyìí kódà ẹlòmí ọmọ kírun ẹkẹ́ agbálá ni yíyan ń sọmọdé sẹ́ ń seré ni nígbà táwọn ọmọdé bá ń seré yẹpẹ̀ wọ́n lẹ́lòmí ọmọ kírun ẹwọ̀ ilẹ̀ ọ̀nà mo ti wọ́n mọ́sálásí àtẹni tí kírun àtẹ̀mí àjọ ojú ara báyìí tàbí kú àjọ ojú ara ìṣòro lọ́wọ́ àbàbá ẹ̀ ń kírun ní ṣe ah, ń kírun ní Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar ìmámù àti làdání àtàzákì òjò mọ̀ sí àrí lè ní làdání mọ̀ lé mọ́mù àwọn yòókù mọ̀ lé làdání ẹwà jọ ń sá tẹ́mpù rọ̀ ní olórí òun ẹjọ́ ń lé ráyé káàkiri Allah Akbar irú kí lè yí nítorí ọlọ́ọ̀bá ẹwà kí o tán assalamu alaikum assalamu sí ẹ̀yìn kírun ni abẹ́ ń ṣe rípa but ẹwà bí ìlọ́wọ́ pé ibúlẹ̀ ti kọ́bọ̀ sí kírun wọn kọ àìgbà kalomikalu fi ń kí tó bá mọ̀ tẹ́lómi rí lórí wọn ah ohun tẹ́lómi rí ọbẹ̀mìlẹ̀ lórí sọ lórí wọn

àìmọ̀kan tó tíkì tó nípa zulmad báàdù ha fàkùbà àwọn ọmọkan tó ṣe pé àìmọ̀kan ẹ̀kẹ́ abstract ni ìmí ti wà ó ti tí gẹ́gẹ́ ẹlẹ́ dìmú bá tẹ́dìmú ah, àìmọ̀kan ní mo dìmú yìí tó ti pé ẹ̀lẹ́ rí abstract mo ti bẹ́ẹ̀ ní padà dìmú láàrin rí àádájá lọ ẹ mọ̀ báyìí bí mo ṣe mú máìkì dúró bó ẹmọ́jà sí ìgbìraga ẹjí ká rẹ̀ yí apá ọkalẹ̀ èyí ń dàgbàjú kí èyàn kọ́ nípa ẹ̀sìn lọ́wọ́ nítorí ò ó dàgbàjú kí náà ń bè ó yẹ ń dàgbàjú pé kí ẹmọ́ lè wọ́n náà iná ọlọ́ọ̀bá ohun àgbàlagbà kò mọ́ kí nìkan tó bá ń kò ti dàgbàdé pa ní ibi tèmi ti dàgbàdé reality o fẹ́ pàdé ọlọ́ọ̀bá dáadáa eh kó má rí kó déwájú ọlọ́ọ̀bá gbogbo ohun tó ń kí o ní bàjẹ́ kan because ọlọ́run ọ̀rọ̀ lílé tó ń ń gẹrímọ̀gà ló ń bí tó sí ń ké láti jẹ́ iná o mafáti ake o sì gbìyànjú àti kọ́ àmọ́tánìkà bá gbé program kan dé how to make One million naira in 2 days ìwọ náà kọ́kọ́ bá ń bẹ̀ o tó bá ní kí ní kan fún yàn kan grant kan wọ́n fún 5,000 ẹ lọ tó ń bẹ̀ bá mú bí bàbá ní lórí 5,000 ní o wọ́n pínṣẹ̀ mú láṣẹ́ gan sọ́ọ̀sì gan gbóyín mú rọ́ lọ síbẹ̀ ní o àmọ́ ká wá jòkó síbi tá ti kọ́ ẹ̀sìn wa kódà káka mọ̀ lo 10 minutes a day ẹ kà máa ṣàlàyé kí ní 10 minutes a day fún wa yẹ́kfì àwọn èèyàn ní ṣe bẹ́ àbí Allah subhanahu wa ta'ala kuchangamka ni kwa tawafu. Hadha wa sallallahu wasallam ala Muhammadin wa ala alihi wa ashabihi wasallam wa subhanaka allahumma wa bihamdika wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.